الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كاتك فون نبو محمد صلى الله عليه وآله وسلم èyí tí a ń ṣàlàyé lọ fún ara inṣáàlá wọn náà ni ọ̀rọ̀ yìí tí ó bá fi ẹ̀sìn kalẹ̀ tó bá lóhun òṣèmá àdẹ̀ka àwọn ayat àtàwọn ahadith pẹ̀lú àwọn àlàyé yẹ̀kún rẹ̀ wípé ẹnikẹni tó bá lóhun ṣe ẹ̀sìn má ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn òun náà ni pé àwọn olórí musulmi wọn ma pàgbẹ̀ níbẹ̀ adẹ̀ ṣàlàyé ìsọkúsọ àwọn tí wọ́n ma ń sọ àwọn tó mọ́ ní pé èyàn eh, tó bá ṣe zina kò sí tán pè ní stoning to date àbí tán pè ní ah, kínan pè wípa murtad haditha newa muhammad sallallahu alaihi wasallam nínú sahih bukhari àti muslim ó gé péw ó dẹ̀ ó nà kalẹ̀ fún wa street wípé irú gaba yìí ó báyìí dájọ́ rẹ̀ in tó kù ní pé ta ní ó carry out òun náà ni àwọn olórí musulmi sheikh salih bin abdullah al-fawzan wá ní pé wa in kana al-murtaddu shakhsan wahidan fa innahu yu'khad wa yustatab in tó bá kó sí ridda tó bá jẹ́ nìkan péré ni wọ́n mọ̀ ènìyàn wó dẹ̀ ní pé kó ṣe tawba ó yá sọ pé ó ṣe in tó sọ ìtó jẹ́ ọ̀rẹ́ bọ àbí bọ̀sẹ̀lẹ̀ òṣè islam sọ pé ó sì bẹ́ẹ̀ mọ́ tí ó bá kún fa in taba wa illa qutil tó bá ṣe tawba alhamdulillah wa illa wọn padànù wa laysa huwa mithlul kafir al-asli òun ò dàbí kèfèrí ìpìlẹ̀ kèfèrí tó rékèrí láti rẹ̀ náà kèfèrí náà tẹ́lá aslan yóò ilé ń èyàn ní tọ́ṣẹ̀ lè annal mọ̀tàdà because mọ̀tàdì ó mọ̀ dodo ó wà ní islam fún rari wà tàrọ̀fà anna al-islam wal-haqqa wal fa hadha talarubu minhu bidin ẹni ń kọ́ tó bá lọ kó sí rídà ó sì gbà kó dodo ó mọ̀ kó dodo ní Islam wà lóhun ṣe ma ìmá fẹ̀sì sí rí léyìí wọn gùdọ̀ sílẹ̀ kò rẹ̀lẹ̀ kódà wà tó ṣe láyé Ànábì sallallahu alaihi wasallam tẹ́lùmí wa Islam yóò ní ẹmọ́ òsì Islam mọ́ láti mọ́ discourage àwọn èèyàn nígbẹ̀ àánà ti sẹ́rí àṣẹ́jọ ní ìwó àṣẹ́nẹ́sẹ́ mẹ́rin akẹ́kọ̀ọ́ mẹ́rin ẹlòmí mọ́ because aṣàlẹ́ ìlànà Islam wa protect àwọn nǹkan bí Islam ní sí so Islam tó wá protect ẹ̀yin kọ́ ó gbọ́dọ̀ ní protection tí wọ́n náà gbọ́dọ̀ ní wọ́n ni ulẹ̀ annahu arọ́fàánàm wọ́n ni wa hadha min hifzi ad-daruriyat al-khams awwaluha ad-din wọ́n lè kọ́ nínú ìmọ̀ sọ àwọn ad-daruriyat al-khams ta ṣàlàyé lánàá àkọ́kọ́ rẹ̀ sì ń jẹ́ fala yutraku ad-din ulu'ubatan liman yuslim thumma yartad èyí lè Islam di tọ́yì sọ́wọ́ ìnìkan yóò alóògbà islam lè ní tó alọ́rọ̀ ìgbìyàn tí islam mẹ́jàrí yóò tí yàtún ni mo tún wọlé tó ayin tún wọlé mọ́ ẹ̀rọ bal yuktal himayatan lil aqidati min at-tala'i bal iwe ni bẹ́ẹ̀ kọ́ pípa ni lè àkídà ti dùnkẹ̀ ẹ̀yẹ ti pẹ́tipẹ́tipẹ́ bọ́ ó wà nínú àwọn obìnrin tó ṣe pé táwọn bá sí rí dá wọ́n yí tẹ́ sọ káwọn ṣe táwọ́ bá wọ́n pa wọn ni وهو من تغلظت ردته ولا عندك رده ولي فانه يقتل ولا يستتاب حمايه للدين وحمايه لاول الضروريات الخمس التي جاء الاسلام بحقها ìdí ní pé a fẹ́ protect ẹ̀sìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí asáhìr gẹ́gẹ́ bí onídá irú àwọn ilé nǹkan yuqtaluna biduni istitab wọn a máa pa wọ́n láì ní kàṣẹ tauba because tó máa fi gún wọ́lẹ̀ láwùjọ tó máa fi ودراسة هذه النواكل مهمة جدا والعلماء صنفوا فيها مصنفات وجعلوا لها مكانا خاصا في كتب الفقه وهو حكم المرتد في كل كتاب من كتب الفقه يجعلون كتابا يسمونه كتاب حكم المرتد أو باب حكم المرتد في المطولات وفي المختصرات سوني آه ثاني ni àwọn àfáwà wọ́n ní àkúlẹ́kà tó pọ̀ gan fún mọ̀ọ̀dọ́ òròyìn gẹ́bà ìsàlàyé láti níbi àwọn jòkó tó kọjá sẹ́yìn náà ni ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú àlìjẹ́nà àwọn èèyàn àti iná àwọn èèyàn èyàn gbọ́dọ̀ lákúlẹ́kà fún pàápàá jùlọ ọ̀rọ̀ tó ṣe pé Ọlọ́hun kí ń foríjì tó bá kú lórí ìwẹ̀ bóòlì yóò sàmọ́ fi ṣe rédí àmọ́ nígbé kò mín kò kèése tó lọ fà báyẹ̀ rárá wo tó lọ fà ma ní báàbù hukmul murtad ó mọ̀ rí bẹ́ kódà àbáṣàlá ipé àmì ah, list 400 ìgbà nǹkan 400 tó lè bẹ̀ ìsìnyẹ̀ jẹ́ ilé Sheikh Muhammad bin Abdullahab kan lè mọ́ list mẹ́wàá àyàn kí yẹ́ khawarij lélé yóò yẹ́ àwọn tán list 400 wọ́n kọ́ kí lọ́wọ́ wá jẹ́ super khawarij àbí wallahu musta'an so al-muhim ó ní pé ah, àwọn kutubul fiqh tó bá ń ka fíkíù náà ó bá wọn kì ní ibẹ̀ ẹlẹ́mọ̀gbà ibi fíkí ó bá hókún olùmọ̀tàdín bí àkútù bèèrè fẹ́kù gbàgàdà báyìí ló bá bẹ pé ó tún wà ń bí náà because fíkù tó ló ń ṣe ẹ̀nà ìrún tó ń kí àwẹ̀ tó ń gbà ẹ̀dàkùn tó bá ti jẹ́ mọ̀tàdí sọ́nà wà gbàlọ́wọ̀ rẹ̀ wani qalu wal murtadu huwa alladhi yakfur ba'da islamihi imma li i'tiqadin bi qalbihi aw shakkin yahsulu lahu fi umuri din aw fi'lin ka an yasjuda li ghayri llahi wa yathba li ghayri llahi wọ́n ní shari'a èyàn tán pè murtadi èyàn tó jẹ́ apostate o lè tó ṣe kìfìrí lẹ́yìn ìgbà ti gba islam tán yálà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kan tó sọ ní àbí pẹ̀lú iṣẹ́ kan tó ṣe ní àbí pẹ̀lú àdìsọ́kàn kan tó dì ní àbí yálà pẹ̀lú ìròyíròyí àti iyèméjì tó ń ṣe iṣẹ́ iyèméjì kúfù ní òròyíròyí kí ẹmọ doubt bí kí ẹmọ doubt pé tí yàmọ̀ kí a mọ̀ sí wà báyìí káàmọ̀ lọ lùsọ̀ na méjì fa ṣe nkẹta wá ti kú tán yẹ́ kò sí ìgbéǹde kàkàtàkà ń kí láti jọ tẹ́kà nípa existence Allah pé eh, sọ́nà náà sí exist bẹ̀ wẹ́ tọ́ wọ́n slow west ló exist káṣà mọ̀ wó bẹ́ doubt ni ẹ kí ẹ mọ̀ doubt ní pé tí ṣe Muhammad ṣe Rasulullah sí ní báyìí àwọn tó jẹ́ àmà bá díwò ẹ̀sìn ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹ̀sìn kí ẹ mọ̀ doubt rẹ̀ ń kọ́ o iṣẹ́ kìfẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala náà ní rúbẹ́ nam so wọ́n ni irú àwọn iṣẹ́ tó lè fa kíyàn tó di kèfèrí oníbí àbí kíyàn máa ṣe kíyàn máa forí kalẹ̀ fún nǹkan mín Allah àbí kíyàn máa dùn kan fún nǹkan mín Allah kíyàn máa pè ẹlòmí ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ilé nǹkan wo wà máa gbé jáde kú nínú ẹ̀sìn Islam gẹ́bí aláìsàn pé kódà ìmọ̀ sí ẹ̀yẹ gan àbí ìmọ̀ bú ẹ̀sìn gan agbogbo ilé nǹkan wo kuma bí ọkùn níbi ẹ̀sìn islam ọlọ́ni kul abillahi wa ayatihi wa rasulihi kuntum testahzi'un la ta'tadhiru qad kafartum ba'da imanikum ọlọ́ni sọ fún wọn ǹjẹ́ ọlọ́ọba àwọn àmì ọlọ́ọba àti àwọn àti òjíṣẹ́ ọlọ́ọba làwọn lè fi ṣe ẹ̀yẹ ẹ mọ́ mú excuse kankan wá o ẹ ti di kèfèrí lẹ́yìn gbẹ̀dẹ̀ ti kọ́kọ́ ní iman à kódà kí ní ìmọ́ jẹ wájìbù nínú ẹ̀sìn ìmọ́ fi sí ẹ̀yẹ wallahi kufrun wọ́n ní fàbrídà tó tẹkúnù bil qawli wà tẹkúnù bil fi'li wà tẹkúnù bil i'tiqad wà tẹkúnù bil shakki fi shay'in min umuri din kaman shakka fi wujubi sala aw shakka fi wujubi zaka aw shakka fi tawhid fa innahu yukaffar wa shakku huwa taraddud bayna amrayn so àwọn kan ti kayin ko kufrun ni yálà pẹ̀lú ìnígbàgbọ́ ni kí ẹgbà kí gbogbo ọlọ́run wà gbogbo ààyè báyìí àkídàtún kufriya ni kí ma fi ọlọ́ba ń bẹ nínú mi ọlọ́ba ní bẹ́ẹ̀ bí fánù ti fi ń yí gbogbo sí tọ́lọ́run sí àkídà kúfù ni a ní ọlọ́ba ni kì í ṣe pẹ̀lú záàtì rẹ̀ gẹ́bẹ̀ náà ni ọ̀rọ̀ kù kèfèrí bí kí ẹmọ bú ọlọ́wọ́ bá ẹmọ bú ànẹ́bì rẹ̀ àbí kí ẹmọ ni àbí tí ma ń ṣẹlẹ̀ pẹ̀lú ròyíròyí kí ẹ ma lọ kí ẹ ma lọ láàrin nǹkan méjì hey so wà bí ó wà hey so rí làbí ò rí gbogbo ilé náà kọ kúfùrù ni nínú ẹ̀ náà ni pé àwọn iṣẹ́ ìṣe kí ẹ ma ṣiṣẹ́ kèfèrí àwọn ilé náà kọ gbogbo ẹ̀ kúfùrù wọ́n ní ṣẹ́kì kan dákọ̀ wọ́n ní zakara fi hadhihi risala ahamma wa azamaha aylafa nawakid kathira bàbá kan mọ́ tó tóbi tó pàtàkì wá jù bẹ́ ni tí ẹbá e sí bẹ́ ni àwọn tí ma ń ba ìsìn jẹ́ wa satajiduna fi kutubil fiqh fi babi hukm murtad wa li shaykh muhammad bin abdul risalatun ismaha al kalimatu nafi'atu fil mukaffirat al waqi'a ẹ mọ̀ inú àwọn kutubil fiqh bàbá gan wọ́n ní tí kàkàtà ń pè ní al alkalimatu nafiya àwọn ọ̀rọ̀ tó ṣàǹfààní filmukafirati wulwakiya nípa tí mọ́ sọ́nà di kèfèrí وهي مطبوعة في الدور السنية وغيرها والآن لما فشل الجهل فشل الجهل نيسين باتاي مكاتي واغباي واشتد واشتدت غربة الدين strangeness يسين ìjájọ́ jẹ́ sí ti wá tún lè kan ظهر ناس من الذين يتسمون بالعلم ẹ àmọ̀ rẹwẹ̀ ẹ̀kẹ́ ní ìṣẹ́ tí wọ́n ń wá pẹ̀lú orúkọ ọmọ kí lẹ ma ń sọ látò káfíru náà ẹ má kàfàrà yẹn má má ní pé kéfèrí ní má sọ bẹ́ẹ̀ mọ́mọ̀ pè kéfèrí mọ́gbẹ̀ mùsùlùmí kéfèrí yẹ́ fi islam ó ti tìbísà ti muhammadu ó lè jẹ́ kéfèrí yẹ́ fi annahu yaqul ana muslim ó ti tó kókà ní musulmi ni mí ẹmọ́ mọ̀lẹ́ni kí n ṣe musulmi mọ́ tó bá ti sọ pé musulmi lò fúnra rẹ̀ wọ̀láwó fààlà mọ̀fààlà kò sí tí ó bá wù kó sí law dhabaha li ghayri Allah kò bá ma dún kafẹ́ lómi lẹ́yìn Allah law sabba Allah wa rasulahu kò bá ma bú Ọlọ́run bá kí ma bú annabi rẹ̀ ma ni kéfèrí ni law fa'ala ma fa'ala ma dama annahu yaqulu anna ana muslimun fala tukaffiru kò sí tí ó bá wù kó ma ṣe tó bá dàtí ní musulmi ni mé mọ́pin kéfèrí wala hadha yadkhulu fi tasammi bil islam al batiniyyat wal karamita àìpẹ́ lórí táà ní yí ń sọ àwọn bàtìníyà àwọn ẹgbẹ́ burúkú kan náà gbẹ̀bẹ̀ àkàrámítọ̀ àwọn gbà pé ẹ̀sìn méjì ni zọ́hírùn wà bá ti ṣẹ́rìnrùn tàn kí àwọn ìbára kírùn ti wà wọ́n ní ìrun méjì wà asọ́látù zọ́hírọ́tú wà sọ́látù bàtìnà ìrun tó hàn orí tẹ́yìn kiri ìrun tó pamọ́ àwọn kírùn ti zaka gbogbo ẹ̀sìn tẹ́yẹn látòkèdélẹ̀ wọ́n sì àwọ́là gbogbo ẹ̀ wọ́n tún gbogbo ẹ̀ ní ṣe musulmi láwọn ilé rárá òyìn ṣe musulmi mú bá mọ̀ jẹ́ muhammadu akamọ̀ jẹ́ aisha in ah, tí islam ò fẹ́ ni pé èyàn tí ò kí ń ṣe kèfèrí kò pín kèfèrí èyàn tó bá jẹ́ kèfèrí kèfèrí náà islam ní àpè yìí kèfèrí ni àhà ah, pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tó so mọ́ àtàwọn òǹdè tó dé kìí ṣe pé ó kẹ̀dẹ́dẹ́ mọ́ pa òyìn ní kèfèrí randomly ìgbé kìníkà igbá ọ̀lá àmẹ́ntọ́ pé ní ẹ̀sùn bá èyàn ń ṣe Ọ̀ṣun Òṣogbo oní èsè kèfèrí kí wá ni

inú tó wà ní o àmọ́wájò kọ Muhammad ẹwẹ̀ tí ń bú ànẹ́bì tí mọ́ ń bú ọlọ́ọ̀bá recently Abdulaziz ma ní jẹ́fà Abdulaziz ní jẹ́ a mọ́ bú ọlọ́run ọba ni mọ́ gbẹ̀rẹ̀ rẹ̀ tani ọlọ́run a mọ́ jókù a ní ná fine Muhammadu wá mú mi Kùránì mọ́ Muhammadu wá mú mi ọya sọfọ́lọ́run rẹ̀ kó wá mú mi Kùránì mọ́ Abdulaziz ní jẹ́ musulmi lò náà ni kèfèrí ni káà ẹ̀rọ pé kèfèrí lẹ́yìn à ah, kèfèrí lẹ́yìn tó bá jẹ́ kèfèrí èyàn tó ọ̀gọ́lọ̀ pín kèfèrí lẹ́ni tí kúrú rí orin lẹ̀ àbẹ́ni tó ṣe iṣẹ́ tó jẹ́ṣẹ́ kèfèrí àmọ́ kò mọ̀ kò mọ̀ nótọ̀rọ̀ ẹ kò mọ̀ jẹ́ kèfèrí àmọ́ bóyá àwọn kìníkan dàmọ́ lọ́wọ́ ni sórí ẹni excuse ní tí ẹ̀ kódà tó bá kún tí ẹ̀ wà láyásù kí mùsùlára àmọ́ tọkọ̀kọ́

ẹ̀mọ́sẹ̀ ma ń jẹ́ ó ma ń bí kan ó ma ń cover ojú ẹ̀ kẹjẹ́ kíyàn olùdó because in tó ẹkọ́ pẹ̀lú kó ẹkọ́ scrutinize wọ́n bí kí níkan ní scrutinize nǹkan ai ok ẹgbẹ́ kìíní wa ok báyìí ló ṣe rí kó wó gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀mọ́sẹ̀ ní jẹ́ ohun in tí reality jásí yẹn reality yẹn náà ni ṣe n tẹ́rin sọ pé kọ́ emotion lè yùn reality ni lẹ́gbẹ́ tẹ́lẹ̀ ma bèèrè question lọ́wọ́ mi èmọ́ mi sọ fún pé question tó bèèrè ọ̀nà méjì ni ṣe kí n dáhùn pẹ̀lú emotion àbí kí n dáhùn pẹ̀lú òdúró tó bá jẹ́ emotion ni ah, kó lọ wọ́n sọ́nú ẹwọ́ wò tó bá jódodo ni èmi ó sọ òdodo fún ọ o lè wá sọ kókó mẹ́ o àmì tí ń jódodo ọ̀rọ̀ kò ní kò ní ṣe má sọ insha Allah gẹ́mọ̀ sán jùlẹ̀ ẹ̀sẹ́gbẹ́ kan òdodo gangan ni ẹ́ ẹlòmí in sáfàṣẹ́ jù ní o ó sáfàṣẹ́ jù àwọn tọ́mọ́ ń ké gbogbo yẹn kéfèé rí ó wájí pé gbogbo yẹn padà wá di mùsùlùmí mọ́ lọ gbogbo yẹn tó wá di mùsùlùmí ẹlòmí padà wá bá débi pé aláwọn kírísítẹ́nì sẹ́ kò lè pè wọ́n kéfèé rí mọ́ hey don't say they are disbelievers say say they are non-muslims ah eh non-muslim náà nǹkan kan láti àjọ sọ́rọ̀ no don't say they are kafir no don't say they are disbelievers they are just non-muslims in tó ni ní pé ṣẹ́gí non-muslim tó sọ ẹ kìí ṣe muslim nìkan kala Janna wà fún ìṣúmọ̀ rẹ̀ kìí muslim nìkan kala Janna wà fún non-muslim na lè wà Janna kó lẹ́lẹ́mọ́ sọ fún pé eh, kí ni pastor mi go wa Janna bí fáfá mi kíní wà ní aljanna almuhim ó ní wípé èyàn tó bá jẹ́ kèfèrí nínú ẹ̀sìn kèfèrí náà ń gbé lópin ìgbà tí má jẹ́ mọ́ bá ti pélé lórí táwọn nǹkan tó lè kọdí ni láti pín kèfèrí bá kọdí ni orí báyìí àbí <laughs> àmọ́kẹ́ wa mú ní sẹ pé gbogbo èyàn kèfèrí ni àbí kí ẹ̀mọ́ fi tí ẹ̀ ṣe kúrù kèfèrí ni ọ́ kí ló dé ó ṣe fi síbí jẹun ẹ̀dàrùn kí èfì síbí jẹun síwájọ́ kúrú bóò ní kí èfì síbí kó sí ẹ̀ṣẹ̀ gẹ́ ní kí èfì síbí jẹun ó kó síbí wá kó fi jẹun ní ìsinmi àti wọ́n bá fẹ́ ro àmàlà ẹmọ orí wà ní ànábì ò fi síbí jẹun sánàbì fi orógún ro àmàlà ó ìwọ́n mọ̀ fi orógún àmàlà ó mọ̀ fi strọ̀ mú kókì eh tí ẹwọ̀ tó ní láìlọ́nù tó mú sánàbí náà mú ni so àwọn ilé yíkọ́ àwọn sùfàáwù àwọn òpònú náà rí ìtìwà àwọn náà fẹ́ jẹ́ kì ní ẹ̀rí wípé ṣẹ́rí ẹ̀kọ́ àṣìjù làwọn ṣe yẹn ìmọ̀ pé ìtọ́bá jẹ́ fífíṣíbí jẹun kèfèrí ni àṣìjù làwọn ṣe ó wá bí àṣẹ tó láàrin àwọn ẹlòmí àṣẹ tí ó rà ní pé lọ́dọ̀ tí wọ́n kò sẹ́ni mọ̀jú tó lè jẹ́ kèfèrí ma débi tó bá gbà ẹni ẹni ìkèfèrílẹ̀ ní ìfà ìkà ìpọ̀ kọ̀nsúnmù yẹn wọ́n náà ti ṣe bí àwọn ìjàbàtà ara àfá mọ́lù emotion fún mi èmi ò gbọ́sọ̀ emotion mi reality lè mi bọ́ sọ ṣe kò sí ṣe gbogbo tó bá ti kí rẹ̀ mùsùlùmí ní ọ̀sán mùsùlùmí ni ó dá ọlọ́bà sọ ní Qur'an ọlọ́ni idha ja'aka al-munafiquna qalu nashhadu innaka la rasulullah ọlọ́lá munafiki èèyàn tó bá tó bá nàbí wọ́n ni ànábí o ajẹ́rìí pẹ̀lú jíṣẹ́ ọlọ́ba wallahu ya'lamu innaka la rasuluhu ọlọ́lọ́ mọ́ pẹ̀lú jíṣẹ́ ọlọ́ba wallahu yashhadu innal munafiqina lakadhibun ọlọ́wà ló ń jẹ́ pé àwọn munafiki yóò òpùrọ́ ni wọ́n wọ́n kílè màbí ọlọ́ni ara kadhabuna ni òpùrọ́ ni wọ́n ṣe ẹ̀mọ̀ kọ́ àwọn kòfàrí mẹ́ka náà wọ́n kílè pé àwọn ẹ̀bá ṣẹ̀wà yóò àwọn gánwà lórí òdodo kìí ṣe gbogbo ẹni tó bá ti kílè pórí òun wà lórí òdodo òun ló wà lórí white tó funfun mo lọ eh ma rí kí ní àwọn dókítọ̀ bóyá mo ní ẹni fábílì kẹtí ṣe dókítọ̀ mo kà yẹ́ pìsìn sí ti báyìí ni ẹ́ mo sì kọ́ bẹ̀dá ní ma ń lórí títì pẹ̀ tọ́ ẹlákùn sọ́jọ́ ni mí o gbogbo kò sí abẹ́ kò sí sí abẹ́ táwò lè ṣe ẹmọ gbé wá inú yàrá náà láti ṣe so gbé pààyàn aláburú èyàn ni ó fẹ́ pààyàn ni ó káwọ́ ní ọ̀ ah, ìpé mùsùlùmí pààyàn pààyàn pààyàn lẹ́gbẹ̀ẹ́ reality sórí emotion ni pé ìwọ́n eh, pé mùsùlùmí pààyàn pààyàn emotion ni ẹ reality ni pé pààyàn pààyàn ni ká ní pé ok ok afá ṣe tẹ́fẹ́ sọ báyìí ni pé pààyàn pààyàn ni a ni bẹ́ẹ̀ ni pààyàn pààyàn ni tó wá fẹ́ kí n dán pẹ̀lú reality tó wá kí n dán pẹ̀lú emotion emotion ni pé ọ̀ ah, lọ́sọ̀wá pé mùsùlùmí pààyàn pààyàn báyìí ẹgbẹ́ emotion jù ẹkún dídùn eré ọmọdé ni reality yàtọ̀ sẹ́mùṣẹ́ ẹ̀dẹ́kùn pọ́ọ̀lù yóò ṣe sọ pé mú ìrìnṣẹ́ agbó ẹ̀yìn ìwà lọ sínú yàrá ìwà ní tébù kanú yàrá ìwà dẹ́yàn ẹ̀nẹ́lẹ́dẹ́lẹ́ wọn mọ́ bẹ̀mọ́ rẹ́kùn rẹ̀ báyìí criminal ni mí ìdán tí bá síbẹ̀ criminal ni mí murderer ni mí payẹpayẹ ni ìwà lánú rẹ̀ ìwà gbọmọ ẹ̀yà yóò kà gbẹ́síbẹ̀ báyìí ẹ̀dàkẹ́ bá máa bọ̀ abẹ́rẹ́ àtòwú ẹ̀rẹ́ pa kẹ́nìkan ní pé no no don't, don't speak about Muslims don't say Muslims are not good èyẹ tí ó bá good kò good náà ma sọ ayé lè yíò àbí ṣe pé yìí tí ma ṣe báyẹn fún mo pàlá yìí nìyà àbí ẹwà wàdúrú alìkìyàmọ̀ àwọn ètà yẹn ti pa la ilaha illallah ẹwàdúrú alìkìyàmọ̀ tán ti pa mílùmílù àti pé ẹlùmí báyìí wọ́n ti sọ́dọ̀ ọmọ náà báyìí kó mọ̀ ó ti ọmọ náà ni ọ̀rẹ́ dì plain cool ọmọ náà ni bó ṣe wáyé kó ìwà ma sàlàyé pé àwọn eléyìí kọ́ wọ́n kan báàlì kí a máa jẹ́ ni eléyìí inú kúfù ní kọyí lọ ìṣẹ́ kèfèrí ló fẹ́ sọ yídá kẹ́nìká mọ́ ní pé ha kìdí kan hẹ́sìmọ̀ ní pé mùsùlùmí wọ́n sẹ́ ẹgbẹ̀rẹ̀ afá sí sùúrù sẹ́mọ́sẹ̀ ló fẹ́ lú àbódòdó èyí tó bá ti fẹ́ lú ni ẹmọ́sẹ̀ wá ní kò síbi tí ma ń gbẹ̀yìn àkùkọ àbádìẹ tó lé yíwá ìmìnòfihàn tó bá ti gẹ́lẹ̀ mọ́ṣẹ́ tó mọ̀nà àkùkọ tó lé yí ìmìnòfihàn ó lè rí kò possible Allahul musta'an àbí kí fọ́n láyọ̀ tó níwò ìbòlò fẹ́ so wọ́n ni wala hadha so wọ́n ni pé ìwé ilé ń kọ́wọ́ a ti pé gbogbo àtẹ́jẹ́ kéfèé ó kò gbogbo sínú Islam bá mú ni àwọn ni rárá o rárá o orúkọ nìkan kọ́ ló jẹ wá kókó tó ń ṣe ni al-ibratu bil والمعاني لا بالمسميات in tó kàn wá ní tó ń ṣe reality tó ń ṣe kìí sókọ muslim ni mí ó kọ̀ lè yíò àfá kí ló ń ṣe nínú abẹ́ islam ti ẹni in tí wọ́n ṣe ìwọ̀n pààyàn ti ẹni pààyàn ni wọ́n náà in tí wọ́n ṣe ìwọ̀n sọ àìlọ́nì sọ́nù ni sọ́nù ni ọ́ ẹni àwọn èèyàn pàwọn ojú ẹmọ̀ kìí àmàfà torí wọ́n tó bá rí ẹ̀ tó ń sófò lọ tó wọnẹ́ lọ tó ẹni ó gbọ́mú ni pé kí ló tó sọ fún mi kí ló tó sọ fún mi ó mọ̀ pé tí ó dá ọwá ní pé ẹ̀yìn fẹ́ kọ́ rẹ̀ wá dàrú ni ó sì sọ fún pé tí mo ṣe inú lẹ́lọ́ ló jásí àmọ́ èyí ó sọ tèèyàn tàbádọ̀ta yàmọ̀ kìí èmi mò ń sọ̀rọ̀ wípé tó ń ṣe yíò dá ẹbọ lélé yìí bídá lélé yìí ẹ̀ṣẹ̀ lélé yìí mọ́ se mọ́ ìgbà olúwa mọ́ta ló fẹ́rẹ̀ rẹ gangan àti àwọn òwúná fọwọ́ pa olórí tẹ́padà àjọ wọnú náà ẹ padà jọ mọ́ ni àsìkò àwọn ọ̀rọ̀wá fìdí ni ó ní wọ́n pẹ̀lẹ̀ babban larọ́fì di burúkú ni ó ní tí ara wọn ní súnnà tí wọn ẹ̀kọ́ ma ń pín generally generally wọ́n ma ń pẹ̀yẹ̀ sí muslim sí súnnì wà ṣe rí generally ẹ̀hẹ́ so tàbá sọ nípa shia wọ́n nípa àwọn súnnì àti shia ìyẹn general texim ni nínú àwọn eh, súnnì ẹ̀hẹ́ ẹwà aláàkọwà lórí ìdúdó àtàwọn olóòdìgbọ́n àlórí eh, dọ̀lá láti bídá ó ní sẹ́rí àwọn tí wọ́n ó ní àwọn tí wọ́n ó ní ọlọ́run kẹ́kọ́ lájọ́ sí pẹ̀lú àwọn ilé ó ní ọlọ́run táwọn sí ọlọ́run wọn tó ṣe pé Muhammadu lànẹ́bì rẹ̀ ni Abubakar wà ní khalifa rẹ̀ ó ní sẹ́rí ọlọ́run táwọn sí àwòsí ọlọ́run ilé ọlọ́run táwọn sí lọ́lọ́run tó Ali bin Abi Talib ní khalifa ti kìí sí Abubakar ẹ̀rọ Abubakar àti Umaru kèfèrí ni wọ́n Uthman kèfèrí Amr bin al-As kèfèrí Muawiya kèfèrí more than 10,000 sahaba ló wà wọ́n padà kafara gbogbo wọn kò padà kú bí mẹ́wàá lọ bí sàábé mẹ́wàá ní kàlùkù annabi ni best èyàn tó fi ń dájú láyé àmọ́ tó sọ̀rọ̀ ìdí láwọn tó fi ń burú jù láyé àkántà àwọn ṣíyà lọ́dọ̀ tí ẹ mùsùlùmí láàrin inú jẹ́ ohun bóòlù ìfẹ́ jẹ́ mùsùlùmí bóòlù sì fẹ́ jẹ́ mùsùlùmí irú èyàn báyìí tó bí lè pé Abubakar kèfèrí ni ah ah nígbà tí Abubakar bá jẹ́ kéfèé tó pé tó bá ka àwọn ànábì ọlọ́ọ̀bá tán iye tó gbọdọ̀ dákò tó bá ka òjíṣẹ́ ọlọ́ọ̀bá tán iye tó gbọdọ̀ dákò Abubakar nọmbà 1 nọmbà 1 kódà kó tó má dákò àwọn sàhábà àwọn ànábì ọlọ́ọ̀ tó kù Abubakar ló gbọdọ̀ dákò lẹ́nu ó fi mọ́ tẹ̀lé lẹ́nu ó fi Usman tẹ̀lé lẹ́nu ó fi Àlí tẹ̀lé so ló jẹ́ kí wọ́n lẹ́ni ha àwọn ṣíyà ẹ eh, wọ́n tẹ́fà ẹwọ wọ́n náà wọ́n tẹ́fà muslim ah ó ti dáni báwù láyí lèṣù muslimin so bàbá mẹ́lú wọ́n àtọ́lá nefas wọ́n sọ̀rọ̀ gan nípa ọgbọ̀n ilé ìdámọ̀ sọ pé látù káfíru ahadan mọ́tọ̀gbẹ́ nìkan kèfèrí ni fóníkálukú lẹ́ sí wọ́n náà bí ọlọ́gbà ìsámù ti ẹni ah èyí ò wá ní kámọ̀ sọ pé èyàn tó bá jẹ́ kèfèrí pé kèfèrí ni ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bá ní kíọmọ̀ ní pé látù fábúrí kó bẹ́ẹ̀ náà muslimin ẹ mọ̀ pé musulmi má àwọn akọ́lá ń pé musulmi àwọn tí wọ́n ń pèpè sí bí ẹbọ àti bí bídíà ní pé musulmi nígbàtí Abdullahi bin Mas'ud fún àwọn tí wọ́n ṣe bídíà ní mọ́ṣálásí tí Ibn Mas'ud takò wọn ta ló pé àwọn musulmi gbà yẹn of course nígbàtí àlì bá wọn kàwáríjì jà sí àlì ló pín àlùmọ̀ ní àbáwọn kàwáríjì àwọn kàwáríjì náà pín àlùmọ̀ àlì tún ṣe padà ní ẹ̀yin tẹ́ ń pèpè lọ sí ibi jálàbí ẹ̀yin tẹ́ ń ṣẹbọ ẹ̀yin tẹ́ ń ṣe bídá tẹ́ fílẹ̀ tẹ́ ń pèpè lọ sí ibẹ̀ ẹ̀yin lẹ́ ń pín àlùmọ̀ ẹ̀yin tẹ́ ń pín Islam sí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àti ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ẹ̀yin gangangangan lẹ́ ń pín àlùmọ̀ àwọn tó wọ́n lọ padà lọ sọ́dọ̀ ànábì ikẹjẹ́ kakọ̀dà sí ibi tá ànábì lórí ẹ̀ àtàwọn sàábì rẹ̀ kìí sí àgbọ́yé tẹ́yẹ̀ kan ohun jọ no àgbọ́yé ànábì àtàwọn sàhábà nẹ́bì àwọn gẹ́gẹ́ náà tọ́lù ọmọ sí ẹ̀yìn gẹ́gẹ́ lẹ́ń ṣe kí ní lẹ́ńpín ẹwọ ẹ̀yẹ̀ ní ìsìnbáyẹ̀ ẹ̀dàkùn ẹrù ẹ̀kẹ́ tó ń sọ pé ó ń sọ nípa ìbò Netanyahu gbáyẹ̀ ìbò Netanyahu nígbà tó wọlé gẹ́gẹ́ bí olórí Israel gbáyẹ̀ ó ní kódà tọ́lọ̀wọ̀ bá bá sọ̀kalẹ̀ ẹ imagine bó ní wẹ́ ní ìṣẹ́ fẹ́jẹ́ mùsùlùmí kò lè kọ́lọ̀ gẹ́gẹ́ fún àrẹ́sọ̀ kalẹ̀ kò tó bẹ̀ kò lè ní gbogbo ẹ̀ ẹ̀tọ́ sọ pé eh, kí náà gbé eh, alhubiyya muqaddamun ala sharia káwọn yẹn fúrí agbùdọ̀ fún lọ́lá sharia lọ èyẹ tó láwọn kufuriyat kufuriyat kufuriyat ẹnìkan àwọn ìgbé láti fabrikul muslimin sẹ́yìn mọ̀ pé àwọn àìmọ̀kan àtàwọn ìsọkúsọ táwọn ènìyàn sọ lójoojúmọ́ lórí nẹ́ẹ̀tì àwọn kíní ẹ̀gẹ̀gẹ̀ ló ń pín àwọn mùsùlùmí kìí ṣe àwọn onísúnnà tó wá ń sàlàyé pé jẹ́ ìṣẹ́ àti ní olówà ní pé ẹgbà mùsùlùmí àwọn tó ń sọ̀sọ́kúsọ náà ń pè àwọn tún ṣe ní kí ẹ̀ take note ìyẹn náà so because ṣẹ́kàrùn sàhábà wọ́n gbìyànjú àti sàlàyé ẹ̀sìn wọ́n dẹ̀kí fojú kéré anything okay ní ismail ẹwà Islam wọn kí náà sàábẹ́ sí wọ́n gbógun ti ṣe abúbákì ló pín ẹ̀sìn àbátàláwọn òṣèmọ́ àtàláwọn òṣèmọ́ of course abúbákì bá ọjà láti túnṣe ni ìtẹ́sẹ̀ ìláìlé ni ẹ̀yin ọmọ iye yíò ní súnmọ́ ìgínẹ̀gínẹ̀ calm down òdodo óklẹ̀ àwọn tán dẹ̀sìn wúlélẹ̀ ẹnìkan ní pé ẹ̀yìn ẹ̀yàn ẹmọ lọ síbi sàárè o ìlọ síbi sàárè dá o ìmí wá dé mọ́ wá jáde pé ìmọ́ lọ síbi sàárè ẹbọ ni ìmọ́ lọ síbi sàárè tó bá lọ tó bá kú lórí ẹlẹ́bọ ní ọwọ́ wá ní pé haisi ma sọ pé kíná nìkan gbogbo musulmi ti pé kèfèrí tán ah èyí tí ń pè àwọn èèyàn lọ síbi ẹbọ ní pé musulmi kèfèrí olóṣọ musulmi di kèfèrí èmi ń yọ àwọn musulmi kò níbi ẹbọ padà kìí sèmi ló mọ̀ blame èyún èyún ló mọ̀ blame tóhùn ò bá ní káàyẹ mọ́ lọ sí ìsàárè sẹ́mi ó jáde láti mọ́ṣẹ́ rọ́dù fún àwọn èkí wo ohun èkí ń tírìtì ọ̀rọ̀ pẹ̀lú treatment pé reality emotion ni wọ́n fi ń tírìtì ọ̀rọ̀ in tó mọ́ kó bá wọn yẹn wọ́n ni لأنه من اتقدم من العرب بعد وفاة النبي صلى الله عليه وسلم قتلوهم ما قالوا لا تفرقوا بين المسلمين wọ́n ní ẹ má pẹ́ àwọn mùsùlùmí àwọn wọ́n bá wọn jà ní náà so wọ́n wá sàlàyé ọkùnrin lọ sọ́wọ́sàlẹ̀ títà fi ní pé àwùláyí akhtar min al-malahida لأن الملاحدة مدعى الإسلام ولا ادعى أن النبي صلى الله عليه وسلم النبي الله ومدعى أن الذين هم عليه والإسلام ṣẹ́gáwò lè yíò àwọn tó wà nínú Islam tán fi ókọ̀ Islam pé kìlọ sí ibi ẹbọ wọ́n wọ́s ti ju àwọn ẹlẹ́bọ ìpìlẹ̀ lọ ìdí ni in reality tẹ́nìkan bá dé bóyó lóògùn kan wọ́n pẹ̀ nìkan ní gúrù maraji olóòrùn lọ́lọ́un kí gúrù maraji wá débí ìsìnká ní ẹyẹ musulmi ẹgbàrún yóò tẹ́ ní dálóòrùn àbó yàrù the same thing tí gúrù maraji sọ yẹn kọ́ àwọn èèyàn Ibrahim Niyas bal Ibrahim Niyas gẹ̀gẹ̀ fún ààrẹ wí ó ní èmi òun yẹn bẹ́m̀bì èmi òun ló àti iná pẹ̀lú hikma wọn àwọn náà mọ̀ sọ fún yín pé láwọn ẹni yìí wọ́n mọ̀ sọ fún yín pé ìwọ tó bá ti jọmọ̀ lọ ó lè wọ́nẹ́ àwọn náà mọ̀ sọ fún yín pé à ẹmọ́ta ìntàfò se fún wa ní à mòrídí àfá àfó ní buwa sínú mú ni àfó kọwa sínú mú láàmọ̀ kìyàmà yíwa smọ́gbù àwọn aljanna tó bá tí wọ́n lẹ́jẹ́ lókẹ́ síbáyé inú náà ní fọ́sí ẹjọ fọ́nra yí sínú náà dánù èmi ni wọ́n ma sọ pé à ah, ibi tọ́lọ̀ bọ́ bínú dé yamal kiyama ọlọ́wọ́ mú báyìí lókàn jú sí fílẹ̀ báyìí lókàn jú ọ báyìí lókàn jú ọkọjá lẹ́ni òun kọ̀lọ̀ já sínú àlìjẹ́ náà àwọn kùfùrìyàtì táwọn yẹn tán kọ̀nzím sínú agbábí lójoojúmọ́ ilé yìí tó bá já sínú nẹ́ẹ̀tì ó mọ̀ bá kí ní ìbámu wọ́n a ní kẹrù ó sì sọ láìpẹ́ ìṣẹ́ lórí Facebook ìṣẹ́gbọ́ fọ́lọ̀ mọ́ra àwọn táàtà náà ń sin ṣèbọ́lọ̀ ló tàjá ńlá ṣèbọ́lọ̀ ló hàn sí bí òsà ọlọ́n tó hàn sí bí òsà yẹn náà wọ́n ń sìn túrú òsà àfáàsì ló pẹ́rẹ́ rẹ̀ ẹgbẹ́jì sí Islam ẹwà ẹ̀ kìlẹ̀ ti káwọn kan dákẹ́ tán bá dákẹ́ sí ó reality làwọn lò láfílà ní dákẹ́ yé èyàn kí ń

kódà kírísẹ́ni sọ ah, ìtẹ́kùnlá àfá ìtẹ́kùnlá wọ́n lẹ́mọ́ bí ṣe gẹ́nifá ẹwọ láàbdù haram láàbdù tó wúwo ọ̀rọ̀ tó lé àwọn àfá ẹ̀dẹ̀ sójújàkúdà wọ́n sọ títà ìyẹ̀fín sáré afá àrámù ló sẹ́yẹ́ sí o ẹ̀fọ́ ọkọ̀bìnrin àrámù ní o wọ́n mọ̀ mọ̀ useless àwọn ọ̀rọ̀ yẹn sẹ́yẹ́ táwọn ọ̀rọ̀ tó wúwo ní bá ti wà useless ẹ̀sìn bàjẹ́ nù ní ìjọta ń pè láwájá àrámù ní ọkọ̀ mọ́rẹ́gì àrámù àrámù ní ó àrámù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wallahi ní tẹ́mọ̀ sálàfù tẹ́bá sọ fẹ́ lómi láwọ́ pé ìtẹ́kìlá bẹ̀rọ̀lọ́un yóò sunkún látàkọ̀dà lè àtàrọ̀ tí ló fi sú yóò kàn mọ́ sun ẹkúnlẹ̀ ní pé ah, kí bẹ̀rọ̀lọ́un ìtẹ́kìlá ìtẹ́kìlá yóò kọ́kọ́ lọ wúra ìpé ibo ló kọ́kọ́ bàjẹ́ lára rẹ̀ náà kí ló ṣe mí tán fi lè ní pé kí bẹ̀rọ̀lọ́un sẹ́tẹ̀mí ò ti bá mi báyìí yóò wà sùn látàrọ̀ dalẹ̀ kò ní anybody ní orójú rẹ̀ wọ́n ti pọ́wọ̀ ìwúwo wọ́n wà neutralize ọ̀rẹ́ ìtẹ́mọ̀sí fẹ́sì ní ẹ̀nà ìtẹ́mọ̀sí wọ́n ti wáyẹ̀ bẹ̀rù ìyanu sàárè neutralize ẹ̀dánù ìyanu sàárè ní kíni ẹnìká àmà ní ìyanu sàárè bẹ́ẹ̀sẹ̀ mọ̀ sọ́nà voice awẹ́wà bí voice ìyẹpẹrẹ ṣe ó gbọ́n bàbá kí nínú àwọn ọkùnmọ̀ láìkọ̀ àkà àwọn akẹ́ mẹ́rọ̀ bú ẹlùmí ọ̀rọ̀ pé tí mọ̀láka bá dé yí fún gbájú ẹlùmí ọ̀rọ̀ pé mọ̀láka tó fún gbájú ṣe bí kanú wọn náà sọ kanú àwọn àfáà wọn ní pé mùrídí ṣéwù kan fẹ́ kú bí ikú bí ṣéwù gẹ̀gẹ̀ fún ẹ̀ no ṣé mùrídí ni mùrídí ṣéwù ni ó wá fẹ́ kú ó wá sọ fún kú pé ìyìn sí ṣe tẹ́tù fẹ́ kú mọ́ lọ padà òun sọ fún mọ́lákùlù mọ́tì ọlọ́run ni pé kúlì ẹ̀tàwà fákùn mọ́lákùlù mọ́ọ̀tì lẹ́dí wùkì dàbíkùn mọ́lákùlù mọ́ọ̀tì tàní yóò pàáyé kò sí tẹ́sẹ̀sì a fàkífà ìdá bálagọ̀tìlù hulqum wa antum hina idin tanzurun wa nahnu aqrabu ilayhi minkum ní ṣọ́tùl wákíà ọlọ́ni pé ókè kí ló tó pé tí kú bá ti dé tó bá ti fẹ́ payín ẹkàn mọ̀ wò báyìí dọ́ bìdọ̀ ń dúni kó sí tẹ́fẹ́ sí ẹ̀ dọ́kọ̀ o dọ́kọ̀ ẹ dákun ẹ dákun ẹ̀mí rẹ̀ ó bọ́ sí ju yínbá ẹ mọ̀ wò báyìí kó sí tẹ́fẹ́ sí ìtọ́lọ̀ ń jó yà ọ̀nà kùránì ni àyà táwọn mùsùlùmí ń kà ẹ́yìn tó ẹkún omi mọ̀ bọ́ lójú wọn wọ́n sì mọ̀ melt na everything wọ́n dẹ̀ yọ gbogbo ẹ̀kanlẹ̀ wọ́n yọ kanlẹ̀ kò ní wúlò mọ́ wà ní ikú fẹ́ bí ìmọ̀ mùrídì àbí ṣéwù àwọn Sufi ẹ̀ náà wọ́n sọ mú pé ṣéwù gẹ́gẹ́ tẹ̀ ní mọ́lákọ̀ lọ bá Ọlọ́run pé Ọlọ́run mo fẹ́ pa mo fẹ́ pa ṣéwù ṣéwù sí lóòtí kú ẹmọ ogun ọ̀rọ̀ wèrè ṣéwù lóòtí ṣe tọ́tún fẹ́ kú Ọlọ́run lọ pọ́ yàrọ̀ gbẹ̀mí rẹ̀ ó tún lọ bá ó tún padà à bó sì lélẹ̀ kẹta báyìí ṣéwù kan gbé ìgbádùn fún ni ìgbájú tó gbé fúnmá yìí gbogbo ẹ̀mí tó wà lọ́dọ̀ ẹ̀ tó ti gbà ń jọ gbogbo ẹ̀kàn dànù ní gbogbo àwọn tó wà láyé náà jíjọ gbogbo àwọn náà àwọn ọ̀rọ̀ wèrè àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí láwùjọ ẹ̀dẹ́kùn ẹgbọ́dún tó ti

bàbá lárájá ìdákanú kan náà bàbá tátí lọ ó ní ọmọ aljanna ni wọ́n kìí sí káwọn pé aljanna wọ́n súwọ́ <laughs> aljanna wọ́n rinlẹ̀ kìí sí táwọn sọ pé kọ́lọ̀ bá fi wọ́n aljanna wọ́n rinlẹ̀ báyìí ni ọmọ aljanna gangan ni wọ́n wọ́n sì rẹ̀ wọ́n sì ń fò sókè wọ́n sì kéde ojú ọ̀nà àwọn halul bátìlì nù ẹ mẹ́ọ̀tì kí ní táwọn yẹn bẹ̀rù rẹ kò sí

ìtẹ́ ìtẹ́ àníbìnrin pé zúrù kò bó fa iná àtàrí ìtòtàkíkùn al'akọ̀lù àmìsàn tó ti gbá sàrígẹ́sì aljanna lóníkọ́mọ̀ bẹ̀rẹ̀ ọlọ́bà ní tẹ́ ìbí tẹ́bí wọ́n tó ń bẹ́ gọ́tẹ́gùn bọ́ lẹ́gùn bẹ̀ pé ọlọ́run dákun ṣàánú mi ó tí mọ̀ bóyá aljanna ló wà bíná ẹ̀gùn bà ọ́ ó mẹ́ tó kú sí lórí méjèèjì ṣe bí ẹ̀gùn bà ló fi sunkún àbí ẹ̀gùn bà wọ́n ni náà ẹ̀gùn bà wọ́n lẹ́yìn wọ́n ti jẹ́ yíwọ́n ah, ọmọ lọ́rin kan ò lè wọ́n tán ó sì wà gbogbo àwọn fídíò ìṣẹ̀bẹ̀ lórí Facebook bá mú pọ̀pọ̀ ẹ pé social media tí wọ́n jẹ́ kó easy láti spread any virus ọmọ lọ́rin ò lè wọ́ná wọ́n tó bá fẹ́ wọ́ná dé pọ̀lọ́gbọ̀ bẹ́sẹ̀ mọ́ ṣe nìyẹ mọ́ mẹ́ọ̀tí àwọn ẹ̀sìn ló jẹ́ pé àwọn òkè fi ń gbà kẹ́nìkan mọ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn yẹ̀yẹ́ mọ́ lò lábẹ́ ẹ̀sìn tí ó jẹ́ tún lẹ́kìníkà sí ọ kí ló dé pàrọ̀ tán ma ń ṣe fíìmù tán ma sábà ṣe comedy film kí ni reason pé àwọn orúkọ mùsùlùmí náà ma ń lò jẹ̀lílì ẹ́ mùníwù awúkọ tó dá ámbàlì mùníwù àti ámbàlì tó bá sọ mọ́ ní ámbàlì ní sinmi tó bá sọ mùnír orúkọ tó dá ìtàbùn jalil aláàgani aljalil Allahu al-Jalil jẹ̀lílì jẹ̀lílì oníṣó jẹ̀lílì ẹgbùn ẹwúrídìí kí ni reason tó pé ẹ̀sìn sáàlẹ̀ ẹ̀sìn Islam àwọn ìstìláhàtù ẹ̀sìn ṣẹ́rí iṣẹ́ ni pé ẹ mẹ́ọ̀tì ẹ̀sìn lójú àwọn èèyàn ṣìbẹ́sì nífà kí ẹ bẹ̀rù ọlọ́ba so bá rí bẹ̀rù ọlọ́ba ń tàmà kò sí bẹ̀rù ọlọ́ba ń tàmà gbogbo tó lé káwọn èèyàn bẹ̀rù ọlọ́ba wọ́n ti yọ gbogbo ẹ̀dà tán lára àwọn èèyàn kò ló fó láwọn èèyàn kù empty agbófùfó tí ń pè àbíọ́lọ̀ kò sọ wà kò ní wà búrí o àbíọ́lọ̀ wà kò sọ wà kò tọ́kẹ̀ ẹ̀dákẹ́ lórí àwọn abúrí o ayyuha al-muslimuna ibadallah tó bá délé tánwò yóò bá fi tánwò yóò sin tí ó se fún yamal kiyama yóò sọ yìí dẹ́lẹ́bọ́ ní o tó bá wà ń bí kan tán sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ẹbọ gbogbo sákèsí tó bá wà ń bí kan tán sọ̀rọ̀ tí ó dá gbogbo sákèsí má dákẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn báwọn yẹn sọ̀rọ̀ nǹkan báyìí báyìí báyìí báyìí àbí alákùsọwà kúsànúwàwò هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته